Thank you. إن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خاشعين وعندهم وزنة عالمين ومبلغ رضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع في خلق الله وعلى الأنبياء والمرسلين نبينا محمد الشفيع المزمل خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعليه وصحبه على الله àtàwọn àlùfáà wa àti gbogbo ẹ̀ tó gbé sí ọlọ́wọ́ wa dá nítàpẹ̀ ní àhàlìlà اللهم صل وسلم على سيدنا محمد olórí gbogbo ayé wà aláàbìyà ìwọ̀n mọ́sàlẹ̀ ọba ọgbà wọn jí sára wọn nábi da adadi ni wa madadi ni wa alihin wa sáàbì àtàwọn tó tẹ̀lé wọn lójú wọn àtàwọn ọgbà àtàkì ìtàwà ọlọ́run bí àpáwà sáàtì dí náà bàbá ṣẹ́kà adam bàbá ṣẹ́kà ndẹ́sàláti bàbá ṣẹ́kà nẹ́sùrù kàbà bàbá tó bí àbá sáàtì ní àwọn abìdórí àwọn ìkan jankan-jankan tó kọ wọ́n kárí ayé wọ́n fi dórí àfáwà Abdullahi ìsàláti àfáwà albarka lójú àfáàsà ìlú orílẹ̀ àfáàsà hajji ahmadu ẹ̀sìn yóò bí wá ọ̀rọ̀ hassan abdullah bàbá tó bí ẹnì kọ̀ọ̀kan wa àṣíyá tó bí wá a pàrà pọ̀sàdúwà fún wọn rẹ̀ bí iṣẹ́ tẹ́ẹ̀dẹ̀ ní ọmọ pé wà ní tó ti sọ sí bí ó ti jòkó sí bí kálukú lè pé mọ́ tí ó mú níwà sí àdúrà lẹ́nu wá ṣe àwọn ọ̀rọ̀ àkàlífà ṣẹ́kà àwọn ni wọ́n jòkó yìí àwọn original àdífà àwọn àyókù yàní yàní ní gbogbo alájú jẹ́ àdífà àtàbátà lẹ́kùtù tọ́tọ̀ àdífà lòun náà nígbà tó pé bọ́tù tó adámù wọ̀ ní ìsìtẹ́ rípọ́tà àdífà àbí àdífà kan wàá fúnà bá pọ̀ àwọn àwọn original tí wọ́n jòkó yìí gbogbo àyókù àjọ ha ni alọ́njẹ́ ni yóò gún ọwọ́ àwọn mọ̀lẹ́rù markaz àbúwà bàbá wa nílé ọgá níjà àmú àbí àdúrà sí wọn bàbá wa bàbá wa nífàtò ní ìsàláti bàbá sheik àmú àbí àdúrà sí wọn náà wọ́n ló kárí gbogbo àwọn tó lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjá lọ́nà sọ́tọ̀ mọ́lùkù kákìdílẹ̀ kọmọ jẹ́ fìdá ánúwọ̀dọ̀

ìtínà kan àgbàládá mẹ́rin ìtínà kan ẹ̀ẹ̀dẹ̀ lólúwa rẹ̀ ọgbà ọlọ́ni ìnámi amúwálùkún wa àwòládùkún ìnáma amúwálùkún wa àwòládùkún ìtínà tó ní ládánù àwọn ọlọ́run ni wà tọ́kù fitnatan láti fi ìbánà lẹ́bí ìrọ̀sáàmù ní ọkùnkùn àpapọ̀ ìtínà tó lẹ́bẹ̀rẹ̀ Mo pàkì ọ̀dọ́dọ́ ní ọ̀gọ́rọ̀bà kò jẹ́. Ẹwọ ẹ tó mọ́tò wà ìjàbí sínà ni, àmọ́ bí sínà tó ti kí ni, tó ní dáadáa. Jahada bi sabilillahi. Wọ́n gbìyànjú sójú wọ́n ní wọ́n fi dákú ọlọ́run wọ́n fi mímọ̀ jagun wọ́n fi gbogbo tí ń jẹ́ ara wọ́n fi jagun gbogbo fámílì wọ́n fi rẹ̀ gbogbo fámílì tó lè tẹ̀lé wọn gbogbo tẹ̀lé wọn lọ́fi jagun gbogbo ọ̀nà ọlọ́run ọlọ́run fún mi ní gbogbo nǹkan kí ń fi ṣe ti ẹ́ àbáwọn àti tọ́lọ́run àbẹ́ ìsìn ẹjá àti tọ́lọ́tẹ̀ mọ́lù ẹni tí ó bá sùn ọdá kálùkù dìde ẹ̀ẹ́ fẹ́ràn fàtó bá ti pé dáadáa ìkátà tí wá ní òṣìṣẹ́ yóò ti lè bí yá ẹ̀rí àwọn fúnlọ̀fà òṣè ẹ̀ẹ́sẹ̀ ìtọ́ bẹ́ẹ̀ ti tóbi tó lójú wa náà ló yẹ kí ìràn pé á ẹ̀ẹ́sẹ̀ nǹkan ọlọ́run ti gbàdúrà fà lára yín púpọ̀ nínú àti wá gbà ó ẹ̀mọ́ dáọ̀tù mẹ́ṣàkàrí ìrọ̀wọ̀ káfíìrùn ọ̀rẹ́tẹ̀tùn ní ẹ̀bá tó wá dá ọgbà bá dúrà ní ọgbọ̀n ní tẹ́ tí ó dá nílójú àfáàdẹ tó dó lẹ́yìn báyìí láti ibi tó ti bẹ̀rẹ̀ afábẹ̀ àkímù ni Al-Badawi bàbá wa tó ti tó mata 1971 lájọ wà ní Wúlátòjì àwọn jẹ́ wọn kéèké àwọn jágbàlagbà báyìí náà pàá ní títí títí mọ́ wá tó pẹ́ sí kálà wá tó gbé mi lọ àwọn náà ti wà láyé àgbàlagbà ọdún wá padà dé wọ́n wá ń jẹ́ mòrí nínú àbáwà sáàtì tẹ́ ó wà ní ẹ̀dàdà ń bẹ̀ àgbàlagbà ni wọ́n bá àfáà ti gbogbo ní bẹ́lábẹ́ wọn bẹ̀ látòrí ẹ̀yìn náà ó fi torí àfáà ọ̀gáníjà àti àfáà ẹlẹ́yìnlá àti mélòó gbogbo yí pátápátá látòkè délẹ̀ ẹ̀mọ ọlọ́run wọlá súra tí a fẹ́ ké yìí wọ́n àpá nígbà wá sáàdáwò ilé wa lẹ́nu ní mẹ́ríkà ti sáà máa ké tọ́pọ̀ ìdílé afá ọlọ́run ìbà jẹ́ bí ọdún fojú wọn jẹ́ kò ní fẹ́ ìwọ̀n jẹ́ ìgbàlágbòrò alájá wa àtúgbòlẹ̀lá ọ̀fíkárí gbogbo àwọn òṣùra fámílì ní bíbí àti ní títọ́ ọlọ́run lè dẹ́rù ni fáyà àwọn ọkùnrin bọ́dà fáà tó ti lọ náà àti ṣe gbogbo wọn náà fún náà bá débi rahmanu kiri ní sọ́tún mọ́lùkì azọ́sọ́rọ̀ láàmẹ́wàá náà bá débi rahmanu kejì ní sọ́tún mọ́lùkì àti allahumma salli ala muhammadin wa sallim mẹ́wàá náà bá débi rahmanu kẹta ní sọ́tún mọ́lùkì la ilaha illallah mẹ́wàá náà bá débi rahmanu kẹrin kálukú sàgbìtì ẹ̀ náà àwọn àwọn fi bí rahmanu kẹrin tọrọ fún záwíyà yìí gbogbo ìjọ yìí pátápátá ọlọ́run ní jẹ́ ara rẹ̀ ọlọ́run ní bá ojú iná yẹ́ yóò wá dáadáa fún lójú ọ̀wálẹ́fẹ́ yìí jẹ́ máàkì ọ̀sọ̀rọ̀ máàkì tó wà láàrin ń pè lójú ọ̀nà àtàkọ́wò ìdí mo kàn fẹ́ fi rán ayé tí náà ní pé ẹ̀dàkùn ayé fúnra rẹ̀ sí ìdàkudà lẹ́ni tọ́lọ̀ fi sí pẹ̀lú ayé fún ẹ̀tẹ́lẹ̀ pé wà láàpù ẹ̀lẹ́ ẹ̀ntàánà láfẹ́ ọ̀pọ̀ fúnra ọlọ́run ló ti dágbére fún wa láti gbàtà náà lè àwọn adá tún wà bá ti wà yí ó tún dá fún wa ó tún dá fún wa ọlọ́pọ̀ sọ̀tà náà ọmọ tí wa náà o Ọlọ́run mọ́jẹ́ òdòdó ọ̀tánlẹ̀. Àmín. Mọ́jẹ́ kí ẹ̀tọ́ ọ̀tánlẹ̀. Àmín. Lálá ìlàhà ìlàlá. Ẹ jẹ́ àdúrà, ẹ̀dàkùn jẹ̀mọ́. Ẹ jẹ́ ká dúra. Àárọ̀ jú sí dáadáa ni nígbàtẹ́ pa àárọ̀ jú sàìdá náà ni. Àti dáadáa sàìdá kò sí ìgbẹ̀rẹ̀ rí fàájì sí. Èyí ó gbìyànjú sáfájí ni. Béèyàn bá lágídí kò ní sí dáadáa. Béèyàn bá kò ní sàìdá náà torí pé yóò mójú kúrò náà ní èsì kíní kejì ẹwà já rọ́jú kátẹ̀lé oúnjẹ ọlọ́run délẹ̀ tọ́lá tí ń gbádùn ẹnu màtá ṣe àwátá wà láìta wà ní àgùn mọ́tò kí àpárọ̀ mọ́tò bó ti wà ẹ má rò pé torí pa sọ̀gùn ni ẹ má rò pé torí pa gbé nǹkan jẹ agbé nǹkan mìíràn àwọn tí tí ń gbé mi ṣáájú ẹlòmíràn mọ̀ rí báwọn ọlọ́run ṣàánú wa Ọlọ́run bá wá sànú ẹ̀dá tó ṣeré fẹ́dà, ẹ̀dá kọ́dà ó dúpẹ́ ni, ọba tán lérí òun náà. Gbogbo àwọn bàbá wa tí wọ́n fa ilẹ̀ tí wọ́n fi gbogbo nǹkan sílọ̀, tí wa náà wọ́n rò mọ́, ìjáwà ń ro tọmọ mọ́ báyìí. Tí ẹ wà làwọn rò tí wọ́n fi kọjá ọ̀dọ̀ Ọlọ́run, tí wa ni wọ́n rò. Báwo làwọn náà ṣe ní kò lọ́dọ̀ Ọlọ́run nítorí ìgbádùn ayé ẹjá àkọ́kọ́ kí alkùránì gáfíṣẹ́ tìláwà suratul A'raf àti sa'úzù billahi minash shaitanir rajim الذين يتبعون النبي الأمي الذين يتبعون رسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الأبائس ويدع عنهم وزرهم والأغلال التي كانت كانت عليهم والذين آمنوا به وأذروه ونظروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون قل يا قوم ومن قومه ومن قوم موسى موسى أمة يأخذون بالحق وبه يعدلون Ọlọ́run fi áyà yìí, ó fi tọ́ka gbogbo àtẹ̀lé tọ́lọ́run àtàtẹ̀lé àtẹ̀lé ọlọ́run. Ànábì sàgbésẹ́lé lọ́wọ́ àwọn àtẹ̀lé tọ́lọ́run. Àwọn tí tó wá ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run bẹ̀láàtì fún wa ní fọ́tò bí kálukú bá ṣe rí àtèmi àti rẹ̀ àwọn tá ń tẹ̀lé sí ẹ̀fà ádámà àwọn tá ń tẹ̀lé bàbá wa lẹ́wọ̀ al'adàbí kamal àwọn tá ń tẹ̀lé bàbá wa sẹ́wà mọ́dà Tijani tá ń tẹ̀lé bàbá wa sẹ́wà ẹ̀mọ̀lẹ́yà tá ń tẹ̀lé bàbá wa sí Abdul Qadir Jilani kàtẹ́ bàbá wa sẹ́wà ẹ̀mọ̀lẹ́yà tántẹ̀lé bàbá wa ìdásàláti tántẹ̀lé bàbá wa lọ́fà gbìyànlá tántẹ̀lé bàbá wa lawal tántẹ̀lé gbogbo àwọn bàbá ńláńlá wọ̀nyí tántẹ̀lé bàbá fọlọ́sọ tántẹ̀lé bàbá núrọ̀kí gbogbo àwọn tọ́lọ̀ ń gbé kalẹ̀ wọ̀nyí kálukú ó mú fọ́tò bá olóhun ti rí pẹ̀lú wọn sódodo lọ ni ní láfúzá ni tàbí ni tàbí ní bátinà à ń tẹ̀lé wọn lójú ìjẹ́sẹ̀ wá jọsẹ́ wọn ìjẹ́rin wá jẹ́ tí wọn wà átàǹsì tàbátàdìlé àwọn alájòkó mílẹ̀ ni wọ́n á kan gbogbo sí òkọ̀ kan tí ń bẹ ládùúgbò kan wọ́n ń tẹ̀ láàfá rẹ̀ lódodo ni àwọn ń tẹ̀lé gọ́ọ̀gọ́ pé ọ̀ ẹ̀tàjì aṣọ báhùn náà níta láì ní fagún. Àlẹ́lẹ́lẹ́ ẹ́tọ́bẹ̀ òun rọ́sùn lọ́nàbí ẹ̀rẹ̀ ọmíyà. Ọfẹ́ fi iṣẹ́ rẹ̀ gbá yìí, ọfẹ́ fi gbẹ̀yẹ, ọfẹ́ fi gbapò, ǹjọ tọ́jú ẹbí ẹ̀, ǹjọ tọ́jú ilé ẹ̀, ǹjọ gbé mẹ́sẹ̀jì mo gbàsọ́nú ń bẹ̀ kò ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́ àwọn tí ń tẹ̀lé ànàbí ọlọ́run. Ànàbí ẹjìdúnnàwó wọ́n ti tó bá ní ìdáhùn. Bẹ́ẹ̀ pé wọ́n ti gba alákọsílẹ̀ lọ́dọ̀ wọn nínú Bible Old àti New wípé màmá ń bọ̀ ń bọ̀ ń bọ̀. Títà ọ̀rọ̀ àti wọlé ìjì ni ni وينهاهم عن المنكر ويهل لهم الطيبات ويحرم عليهم الخبائث Gbogbo mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́jẹ mọ́mú mọ́rin báyìí mọ́wọ́sọ báyìí mẹ́sẹ̀ báyìí lè ní haramu lọ́kà fún wọn. ويضعون هم وزرهم ويضعون عنهم إزرهم mẹ́sẹ̀jì ànábì ní pé gbogbo problem tí ó bá kan ìjọ yóò bá wọn gbé yóò kọ wọn gbé ìjáwà mọ̀kádàmùta kù ní sí nígbà ipá àfáàsá sí nígbà tí ń bẹ láyé bẹ́yìn ọba kó wọn làfáàsá lẹ́kù tó ní sọ́sí sí àfáà mọ́rítàdá wípé bẹ́yìn tọ̀wọ́ ní mọ̀ nira kó òun náwó kó mọ̀ torí àfóòtùn pàwọ́tù lápò bẹ́ẹ̀rẹ̀ alẹ́kọ́ wọ́yẹ̀dáwọ̀ aníhun Israel hùn gbogbo pọ́blẹ́mù tó bá bá ìjọ aṣáájú tí tẹ̀yìnṣẹ̀ tí tẹ́rìṣẹ̀ àfàdàbìlì tó gbogbo ẹ̀yìn náà lẹ́kọ́ wájẹ́ mọ̀kàdàmúnà ẹ ti gbàfáàfá lójú ẹgbà lẹ́yìn bẹ́ẹ̀ náà ní ká máa ṣe àwátà ajẹ́jọ àfáà kọ̀ọ̀kan lẹ́yìn àfáà wa tí ó kọ̀ọ̀kan lẹ́yìn tí ó wa tàgbẹ̀yìn wọn ìjọ́dá kámú sẹ́tí ọ̀gá wa máa ń ṣe tó fi rí ọ̀nà ọlọ́run ẹ̀ ká máa ṣe mẹ́rẹ̀ wọ̀lẹ̀ gbogbo gbogbo problem gbogbo yóò gba wọn dàyàbọ́ yóò sì dẹ́ ṣe wọ́n náà

méjèèjì ọlọ́mọ́sá jẹ́ yìí gbogbo àwọn àdúgbònàlá ọlọ́jẹ́ jẹ́rẹ́ ìjọ àdúgbònàlá nílé àti lóko àtẹ́ka àjẹ́yìn lórí àwọn kàtàmú ọlọ́jẹ́ ìkiri ẹmọ́ kò lórí ìlànà àfà bísmìlá Inni rasulullah mọ̀ rán mi sí gbogbo yìí ní ẹgbà. Ẹni lágbogbo ikú sábà wá àti wá kí ẹwà ọba máa bó náà. Wà àmìnú bí láì wà rọ̀ tún ní ilé bí ẹjẹ́ àgbà nẹ́bì gbọ́ annabi yílò mìí annabi tí ó máa kọ máa kàkọ̀kọ́ mì kan Ẹ̀lẹ́rí yóò bí láàrí wọ́pẹ̀ mẹ́tì yìí. Ọlọ́ annabi náà gbọ́lọ́gbọ́ ni bí ọba gbọ́lọ́gbọ́ kò nílé fi tẹ́nà. Bí ti mọ́ fẹ́ ká tọ́tọ́ sí láìdí sí inú àbá sókí. Ẹlẹ́kùn sí ń gbàtà annabi jíjẹ sí kò ní pọ́blẹ̀mù ni. Mo jẹ́ rasúlù. Ọwọ́ ajẹ́ fátàbà náà bí yá ìwá ìmáàmì

ọ̀rẹ́ rẹ̀ jìnú ewu ni wọ́n tí ìrìnlẹ̀ mìíràn tí ìrìn dáwọn ń kà ní sí táwọn rúta bẹ́kù ta kírọ́sì kápẹ́tì anẹ́lù Muhammad ọ̀dà káwà pé torí pọ̀ ń jẹ́ ànábì wọ́n ni àdábà ní ọ̀rọ̀ fífà àsánàtà àdíbí tẹ́rù adábù ni adábù náà ní kọ́ máa pa lọ́mọ kó sì máa pa lẹ́kùn kó sì máa dùn kó sì máa wòrán àtẹ́kọ̀ọ́ tọ́kọ̀ náà ni pé gbogbo ìyàtẹ́ fi ń jẹ́ ohun èmi ní ṣe àwọn kọ́ ó jẹ́ ó tètè yá náà pé àwọn kọ́ èmi tó bá ti yé dáí ẹjẹ́ máa ti wà sí ibì kan tí wọ́n ń sàtí tí wọ́n ń pè é tí wọ́n ń ṣe bí ń pa tí a jẹ́ tó ń jẹ gbèsè tó ti yé ọpọ́ bà rẹ ní ṣe ọ́ ọ̀ ní sí òrìrì òun náà ni ẹjá tẹ̀lé ẹmẹ́jẹ́ àárín kú orílẹ̀-èdè náàbì kan fi lè gúnlẹ̀ rẹ̀ náà bá náàbì jùjẹ́ nù àwọn sàhábàtul kiram àwọn náà wá tó ṣe bẹ́ẹ̀ sábà nítorí pà náàbì jẹ́ màásùm ànábì ni sùúrù rẹ̀ pọ̀ kò lè jọ tiwa àwọn abúbákiri ńkọ́ àwọn ànábì àwọn náà gbà ní umaru ńkọ́ osmanu ńkọ́ bí umaru jẹ bá kẹbẹ̀rí dé tẹ́mà yí pé kìrìkìrì kìí tẹ́yẹ ẹyọ odidi làwọn ṣe àmá àbálọ àbábọ̀ wọn padà withdraw wọn gbà fọ́lọ̀ àwọn náà ta problem mẹ́ta pàápàá àwọn tàǹtì dáwà lè kó lè dáì masáàkìl wa aráàkìl wa akàbà a ní problem mẹ́ta táà fèsì tó tí ẹ̀ sí fèsì wa tábàtì òpínṣẹ́ ìragbédá ní alákọ̀ọ́kọ́ problem wa òun ni wípé àdáyí bẹ́ẹ̀nà kọ̀ bí a ti wà tẹ̀rí ìyá bóòlù níwà tí ó ti sí rẹ̀ láàrin nature àtòfin ọlọ́run nature wa fẹ́ wọ́sọ nature wa fẹ́ jẹun nature wa fẹ́ fẹ́ tó dá lóbìnrin ó fẹ́ fẹ́ tó dá lọ́kùnrin nature wa sì fẹ́ à ń bínú nature wa máa fẹ́ kí nǹkan tí wọ́n pọ̀ ju tẹgbẹ́ wa lọ ṣẹ̀rí àwa ló dúró tì wáyìí àwa láti fẹ́ jíṣẹ́ ṣẹ̀rí àyìí nature sì ní bẹ lára wa yìí problem rẹ̀ àbí òde nature yìí náà ń bẹ lára nẹ́bí ìjọ náà aṣọ tó dáa oúnjẹ tó dáa omi níjọ náà lọ́dá àmú àwọn ìyàwó ànábì náà ní ah, àtẹ́mọ́gá olórí àwọn ànábì ló pèrà rẹ̀ góòlù dà dáàmàndì dà fàdákàdà kọ́lọ̀ tó máa bù wọ́n sùrù pé ah, ara lèbẹ́jì gùnkúrú máa ìsìlá àrékùn ẹ̀yìn ara lè yẹ ẹran tí pélé kéwù nílé yín ilé àfààní lè rẹ̀ lè máa lo góòlù gáwọn yòókù tí ń lò ó àmá yóò kún tó nàtorí dàn hayata tó ní wọ́n zinata habata alẹ́yìnà òmàtí òkúnnà èyí ni lájẹ ká mọ̀ ìpé ti wá gbọ́dọ̀ yàtọ̀ àwọn bàbá akẹ́sẹ́ pé wọ́n rí owó wọ́n rí wọ́n rí owó wọ́n sì máa tó lè bí owó àwọn ọ́fíìsì yìí ni wọ́n mú dání dè wá ká fi dé bá wọ́n sì rí ìjọ wà náà ọba pé wọ́n aláwọ̀ wá àwọn àfá àgbààgbà jọ́nà lọ́wọ́ lára àfá ọlọ́run làwọn àwọn ìsàfá ayé báwo làwọn òṣè ní rásínú ayé tàbí ní gbìjúdá wà lẹ̀ tó ìtọ́lá jìjúlẹ̀ ń sìn àwọn ọmọ onírihe ní ti dáwà yí ọlọ́run kìí ń dáàmẹ́ fún wa kọmọ lékún lókù ẹni díẹ̀ jí rí jẹ́ náà mbọ̀ lọ́nà àwọn bá láti mú ìmáni gidigidi pẹ̀lú environment ìlú ẹ̀ wà láàkín àtàkídà tó kọ́ àwọn àtàkì wíìdí alákìídà yí pé súnfí lọ́nà àwọn tí ò ṣe wíìdí alákìídà yí pé ẹ̀sà máa ti bákan ní tiwọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ àkídà ti wà lára wa ìlú wa wá ní ìlú kèfèrí ìlú ọ̀sẹ̀bọ ìlú kìríyó ìlú mùsùlùmí tírì wà níwá bí environment wa lórí bó ti rí pọ́ bá yẹjú ara rẹ pẹ̀lú tọ́bíà pẹ̀lú ṣẹ̀ríà ó ẹjẹ́ mọ̀ ìṣàmọ́ òtọ́ ọkọ̀ jú sí nínú ilé yìí nìkan tẹ́ ẹjẹ́ fámílì kan ṣoṣo kiri ó mẹ́mẹ́ ọ̀tẹ́bọ́ mẹ́mẹ́ mùsùlùmí mẹ́mẹ́ aláwọlé mẹ́mẹ́ ìwọ́jà àfá pásítọ̀ lè wà lè yìí tẹ́ kásàmà lura alẹ́sẹ̀ náà lọ́kàn ni àbẹ́pẹ̀ àbíbò láti ṣe bó ni ti ṣe láàrin àwọn nàzára àtàwọn madina ní yẹfẹ́ tó fi wá rí sẹ́nà ṣe débẹ̀ ohun ìtàlà òun lápadà sí sùúrù lọ́gbà gbogbo sálábí tí ó ṣe wà àti kú ṣe pẹ̀lẹ́ gbogbo ní súnmí tó náà mọ̀ra kó ṣe pẹ̀lẹ́ a lọ áńkàlì táwọn bàbá wa tí ó wà tàbí lò tí bàbá wa tí ó wà dámà lò tí wà bàbá násùrù lò tí bàbá sàlátí lò táwọn bàbá wọ̀nyí lò táwọn àfi débà nǹkan lẹ̀ gbogbo ẹ̀kọ́ lọ́gbẹ̀pẹ̀ gbogbo ẹ̀kọ́ lọ́gbẹ̀dàkadì níbi sùúrù bá tọ́ kálò agídí fẹ́rẹ́ bí ọ bá tọ́ tí ìké ìyẹjú kálò níbi ká ṣe bí ó mùgọ̀ wípé ó mọ̀ sí ẹ̀gọ́ dẹ̀dẹ̀rẹ̀ ní kọ́lá kò fèsì kálò káwà náà lè jẹ́ nǹkan ó rahman. ọlọ́run, òun pẹ̀lú nature rẹ̀ pẹ̀lú sẹ̀rí àlàkọ́kọ́ torí pé ẹni tó fẹ́ jí sí ọlọ́tọ́ mọ kí ó tó sì lè bínú sí nature ni wọ́n wá ní kọ́ wá sí ìmọ́rú òun ló sì lè bínú bí atẹ́gùn ẹlákùn sí òní wá owó jẹmọ́ ìdé pè báyìí ìmọ́ sì ti wà lára ẹ̀ wọ́n wọ̀ sí lẹ́ni tó fi sáyé ìyá fún nation àwọn adé ibi tó lọ sí ìmọ́mù sí ibi tó dá sáwí àti ibi tó dá òjọ sí àwọn kèfèrí ló kún rẹ̀ bámú ó ti kó ṣe sùúrù àwọn òfófó ló ń kọ́ kí àwọn ọ̀nà àti ìdìkí ní tẹ̀lé ọ àwọn ṣèyàn àti sọ̀hún ní tẹ̀lé ọ kí ọgbà tó ọgbà ọgbà tó láti náà ni bóòdé ní dà wọ́n nù ẹlẹ́ẹ̀kẹta àdá ilé iná ṣẹ̀tọ́n wàrọ̀rọ̀mọ̀ ọwọ́ pùwọ̀ yọ́ wà tásìkò tó fẹ́ sí náfìlà lóru ìtẹ́ta ni ó ní sùn díẹ̀ wọ́n náà lùkọ́ ń ké látàárọ̀ sùn díẹ̀ sùn díẹ̀ Para rẹ̀ iṣẹ́ kù tó ṣe. Lọ́bà náà jù tó ti bá lẹ̀. Iṣẹ́ tó ti sàlùkáwà ní fọ́lọ̀ pé mo fẹ́ ṣe sáàbíkì ẹgbẹ̀rún kan. Orí mi ni wọ́n tẹ̀lé kí ìsájọ́ ni ẹ̀ kí ni tẹ́wù ti parí iṣẹ́ rẹ̀ nígbà wọ́n parí tẹ wọ́n náà ní ti fẹ́ lómi kalẹ̀. Àdáyí bẹ́ẹ̀ yóò wá sọ fún ọpẹ́ ṣe sùúrù ọ̀tẹ̀ ni múra sí ni ọmọ ẹwọ̀ ẹ̀ àbátàlẹ̀ kòtò lọ́wọ́ fi tó náà ni múra sí ìwò tí alúwà méjì ìkànjú oní wọ́n náà bá lóòtọ́ ni èyí náà ìjú bẹ́lẹ̀ àti lóòtán bẹ́ẹ̀ ni yóò jẹ́ òkèrè pé òní o ẹ̀mí gígùn gbígbàdúrà láwí o yóò jẹ́ àwọn òṣèrè jẹ́ yóò hmm. jẹ́ ìdítárí sí wa tó sí yóò dáun lẹ́kan náà àwọn owó ni ó ṣe kan mọ ọmọ ọmọ ọmọ àrọmọdọ́mọ rẹ lọ́wọ́ bíta àwọn bàbá ti kàn wáyìí ọ̀rọ̀ mi ò ní kùn púpọ̀ kama lọ́fẹ̀ lójú bá bí àwọn auliyáwó bá dúó báyìí ẹ ma ma auliyáwó rahman ẹ sì ma ya auliyáwó shaitan ní wàrá ìjú wọn ní gòrì ẹ̀ bàbá àfáà wa sáàzìlì ọlọ́run sáàbòkún kẹwọn àwọn nǹkan ẹjẹ́ tún yán méjì fún yín lónìí fàájì tọ́lọ̀ ní káwọ̀ ọjọ́ sí ẹni bá já níbùtán kọ sí mẹ́lẹ̀ ní sọ̀rọ̀ já níbùtán bá kọ sẹ́lù ní ìkọmọ̀ sọ láàfin ma ní pé dájúdájú àwọn tó gbé àbáṣá sí ilé ẹni ọlọ́run ni wọ́n ọkàn díjọ́ kalaba ń ṣe fàájì ní market nínú àwẹ̀ Ramadan àwọn títà sí àwọn àjòkó tátà ṣẹjàrà قبل هدور الشيء وقبل بداية التفسير تفسير شيء بلا نجبه àwájò kó ń di jẹ́ pẹ̀lú àfáàsá ní sàárò àbàmì ọlọ́run ẹja ma ti fàájì àfáàsá ti lọ kọ́kọ́ dálẹ̀ pé áà ẹ̀dàkùn jẹ̀mọ́ jòkótà jòkó ẹjọ́ lámì ẹjẹ́ átàmì sí ẹjọ́ lámì àfáàsá ti ní ọdínú àfáàsá ti ní ọwà àárá ẹjọ́ lámì ni

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ọwọ́ ti sàìsùn ọba agbọ́n tàà wí ọ̀ ní igbó ọlọ́nù ọlọ́nù ọlọ́lẹ́bà jíkọ ọmọbọ̀ ni àbáwá ní algoma sọ nǹkan tí ṣe lọ́wọ́ ẹlẹ́kùn kí sí gbáǹtí fàárí o ṣùgbọ́n kọ́ mọ́dà bẹ̀ ní pé nígbàtẹ́ ń kí a máa ṣe kíníkà ẹ̀ẹ́sà ẹjúwẹ̀ nǹkan fún ẹ̀kùnkú júwẹ̀ nǹkan fún ẹnìkan sọ fáwọn ọmọ mi kò sọ bí tí ń lọ fún ìdí ẹ̀ kìnnìkan jáde kìnnìkan jáde tí a sára tí ó wá sára ọ̀sán ló kù fún yí ni ọlọ́mbò náà àwọn àbábàrẹ̀ kò lè bọ́lọ̀mbò náà ìdí jẹ́ bọ́ àti náà ni irú àìlà ara mọ́gùn ọkọ̀ kan wọn lè dápa mo wá pàákò nínú olè pàdé lẹ́gbẹ̀ẹ́ ìgbà bóyá àwọn eré sí eré máa dé tọ́lọ̀ ní a ṣe ń gọ́nà lọ́lọ́ fàlbárkà jù àti ń táwọn bàbá ti ṣe kalẹ̀. àbábá ní kálùkù ọmọ sọ́jà àbá ní èmi ń sí àṣùgbọ́nà láà lọ́wọ́ mo ti ṣe yẹgbẹgbẹ̀ máì máì báyìí ẹ̀kọ́ ayélujá yóò mọ́lẹ̀ ẹ̀kọ́ bísmìlá ilẹ̀ ìlànà ẹ̀kọ́ bísmìlá ilẹ̀ àwọn akọ́ àbá láti ní gbogbo ẹ̀ náàrí náàrí nẹjá wá náàrí náàrí nẹjá wá la hawla wala quwwata illa billahi náàrí ni Allahu náàrí ni salamun qawlan min rabbir rahim ni ya Latif náàrí ni àtàkà lọ fi mẹ́rìndínlógún ọya ẹjá sọ di kátìmí di mọ̀sálẹ̀ sọ́tùl bá bí gbogbo ẹ̀ àtàwọn ọkọ̀ ọlọ́nkan sáàbí gbogbo ẹ̀ mara wọn ọba yọ áti lù sábà sọ́ di mọ̀sálà sọ́tọ̀ gẹ̀ẹ́lá rí áti mẹ́mbà jáde ah, ọjọ́ ìgbọ́dọ̀ nítàn rẹ̀ kọ́ nítàn dáadáa ògbogbo ń dára àtàfà Hassan gbogbo ń tẹ́ bá ní ní kẹ́ fi bẹ́lọ̀ kọ́lọ̀ wọn máa ṣe àwọn gbogbo ń dábẹ́ ní káàkọ́lọ̀ ọmọ sí káàbá lò káàmọ́ ọmọ lò lọ lẹ́lẹ́ ọlọ́hì láti inú ramadana ni kọ́lá tó sọ̀rọ̀ náà fún àfá òsèni gama àfá òsèni àkàtà sẹ́mà gbogbo fún àfá púpọ̀ ni bàbá mo tún sọ fáwọn náà ní omi nígbà ní bàbá bàrẹ̀ lápapọ̀ ọ̀dà bá ti mọ̀ sí àwọn ọkọ̀ yìí délẹ̀ tí a bá pè tó bá fi bẹ ọlọ́run áàdì ní ẹ̀nìyàn hafzu rẹ̀ ní ajé ọlọ́pàá ayọ́rọ́sì kálukú dára ìjọ ni ngbọ̀ pẹ́ àbáyọyẹ wá n'i zaji ahazu kahazu warbeisu aku allahu muhammad ali ajẹ́ká náàbí ọgbẹ̀yẹ allahu àti muhammad gbẹ̀yẹ nítorí kí ìdànà kọmọ̀bà wallahi iṣẹ́ ni àbáwá ní ọ̀gáṣàṣà ní ẹjẹ́ wà kankan di bí ewé kò máa jẹ́ nítorí kó lè yá kọmọ́tọ̀ tún lábíjọ́ mẹ́rin tí ní ń jẹ́ ní kálùkù lábẹ́rẹ̀ mú alùgbàndẹ̀wẹ̀ jọ nígbàtẹ́ pé hayo ni haku wa mẹ́ ẹ̀dí káìkà ìpín ẹ̀dí kílẹ̀ ẹ̀dí mẹ́sẹ̀kù ẹ̀sìn mọ́fọ́ ọkàn máa mi kún kálùkú wá dá owó ẹjọ́ àbádò ẹ̀sìn lọ́sẹ̀ ẹ̀sìn tíra ẹ̀sì ẹwé nígbàtí ó tọ́sẹ̀ kan gbá náà kan lóhun ti sẹ́lọ́dọ̀ mi náà ni jẹ̀ sí bí a bá gbé ẹgbẹ́ kí lára ìbọn ọlọ́run bàbá sọ̀jí lórí ìjàbá ìpàdé wa pọ̀nú àjọ tí pọ̀ wà nù lórí ní ti bẹ́ẹ̀ ní kún fi kan kún ọjọ́ méjì péré àfótó òun láì wí bá tó lọ bá bá ti pàdé báyìí ìsàkìlẹ̀ ní kílẹ̀ múwá ìsìlẹ̀ yìí náà múwá tàkàlùkù ọmọ ti tàbádùlù ìtọ́ àti lẹ́ wọ́rọ̀ sóòlù lọ́wọ́ yíyọ́ galabadé wọn ọ̀rọ̀ kan bẹ Ọlọ́wọ́lá aládá ayé tàbá wí òdìkọ́ mi rárẹ̀ ìbá fún àtàzì. Ẹ̀rọnú tó bá dùn yí jù. Wọ́n ní ká rọ́nú tó dùn wá jù. Wọ́n ní ìyá bá àtàzì. Wọ́n ní ìbá ọjọ́ ìṣàgbẹ̀ ní. Ọlọ́mọ́sàbà àbùkú kẹwọ́. Ọlọ́mọ́ àbùkú kẹwọ́. Gbogbo gbèsè ń bẹ lọ́rùn ọlọ́mọ́sàbà bí ẹ̀. Gbogbo gbèsè ń kọ̀ọ̀ká ọlọ́mọ́sàbà bí láàrẹ̀. Wọ́n wọlá wípé àṣàdó àfáàfá gbogbo nira tí ń bẹ lẹ́nìkọ̀ọ̀kan lọ́sàtọ̀. Ọlọ́mọ́dà mọ̀ nínú wọlá. Àmì ọlọ́mọ́dà wọn náà láàmù. يا عظيم يا عظيم يا عظيم يا عظيم يا عظيم يا عظيم أنت العظيم أنت العظيم قد أهمني قد أهمني أمر عظيم أمر عظيم وكل أمر عظيم وكل أمر عظيم يهون يهون باسمك العظيم باسمك العظيم يا عظيم يا عظيم Ọníta ààrẹ lúkà àdàníyà. Ọlọ́gbọ́lá ara wọ́n ṣe é. Ọlá àmúrídì àmẹ́bìta ṣe lẹ́ni. Ọlọ́wọ̀n ní bí bàlújẹ́ pọ̀ ẹ̀rẹ́ ọ̀nìtọ̀ ọ̀kan wá. Bàbá ìdúwà lọ́rọ̀ ṣe لا إله إلا الله يا عظيم يا عظيم يا عظيم يا عليم يا عظيم يا عليم أنت العظيم أنت العظيم قد أهمني قد أهمني أمر عظيم أمر عظيم وكل أمر عظيم وكل أمر عظيم يهون يهون باسمك العظيم باسمك العظيم wọ́n ní ká tún dà ní ẹlẹ́ẹ̀kan sí bàbá ti wí tẹ́ka rí bá tí a lè àti sáàdìkì kan yára tún kàmálì kan sàlábì bá ti sàlábì Ibrahimiyya sàlábì bá ti Gbogbo àṣàlátù kọlọ́bá ànẹ́bí ọlọ́run, àwọn òjíṣẹ́. Gbogbo ń tààtọ̀ ìkọlọmọ́ yọ̀kálẹ̀ mẹ́. Èyí tó ti dá agbọ́mọ́ bàjẹ́. Olùwà fún dáwà ìsìláàmù, olùwà fún dáwà ti ṣe ìtàníyà. Olùwà fún dáwà ìsìláàmù, olùwà fún ti ṣe ìtàníyà. يا عظيم يا عظيم يا عظيم يا عظيم يا عظيم يا عظيم أنت العظيم أنت العظيم قد أهمني قد أهمني أمر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 على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت وباركت وباركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم في العالمين انك حميد مجيد صل على سيدنا محمد الحسائد الخلق ورحمة للعالمين ظهوره عدد من قطع من حربك ومن بقي ومن شهد منه ومن شهدي صلاة تستغرق الحج وتهيد بالحج صلاة لا غاية لها فلا منتهى ولم صلاة دائمة بدوامك وعلى آله وصحبه سيما مثل ذلك رباني يدعو لأقوصة المتعققة العائشة والصدوق والمعاني وانصر أقوات تقوية العالم والعصر رباني البركة الصيف يصدنا رفاع المال من كل متعرف من البور والأواني ونورك الله التي ملا تبيه كونك لآية ذلكنا في المثاني اللهم صل وسلم على أهل أهلك التي جلى منها وصلاقائك أهل المعارف من أصحاب صلاة قدم من أصحابي اللهم صل وسلم على صلاة صلاة صلاة كان العظم بعدك من قيدك يا رسول الله صلى الله عليه وعلى آله وسلم من الهريان جميع الأعمال والآفات وتكرينا بها جميع الحاجات وتكرينا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها الغدايات في جميع الخيرات في الحياة وبعد الممات. Kata jẹ́ bẹ̀rẹ̀ láti bá sí, láti rí kàbá rẹ̀ kí bí láti rà. oníkàrí gbogbo tí bàbá sọ̀rọ̀ sí dáálẹ̀ ààrẹ ẹ̀nà ní gbogbo yìí kò sí yàtọ̀ láàrin ọmọ sí

lápò. Bí olùkọ́ wò ló lápò. Òjijì ló bẹ ya rẹ̀ ta. Ló gbé ẹ̀rin tó tó túnmọ̀ pé kí ni rẹ̀ rí? Ló gbé ẹ̀rin tó tó mọ̀ pé kí ni rẹ̀ rí? Ó tún lọ́wọ́ nínú wọ́n tún palẹ́ rí kẹ̀sì. Wọ́n yóò tún palẹ́ rí. Wọ́n yóò tún palẹ́ rí kẹ̀sì. Ọlọ́pàá àtẹ̀ ìgbà lọ. Wọ́n pọ̀ mú jẹ́ o. Kí wọ́n fẹ́rẹ́ dé. Sallallahu alaihi wasallam. Ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó ti dẹ́ lókùn lókùn àrùn tó yóò tún tẹ́lẹ̀. Wọ́n ká fi áàrùn náà. Wọ́n hàn lè kọ̀ pariwo. Òdìyàn kún ti mú kẹ́lú. Òdìyàn kún ti rí kẹ́lú. Àrígbọ́lọ́dọ̀ ọlọ́run. Àrígbọ́lọ́dọ̀ ọlọ́run. Àti máa ń tẹ́lá ìgbẹ̀ àmọ́ pé ní onímọ̀ nítorí ìmọ̀ ọmọ jábọ́. Tọ́bá ń tẹ́lá ìwọ̀n ọmọ ìlú mímọ̀. Ẹgbẹ́ máa pà lọ́pìtà tí a jẹ́ máa fi rú àdánwò ní ráìdù akọ́ àti. Jẹ́rọ àdánwò ní ráìdù akọ́ àti. Ìjọba máa dìí. Tọ́wọ́ bá ní ti wà, tọ́wọ́ wọ́n wá, tọ́wọ́ wọ́n wá, tọ́wọ́ ìkímọ̀ wá, tọ́wọ́ ìkímọ̀ wá, tọ́wọ́ ìjọ́ ọjọ́ bàjẹ́. Ààrẹ ìjọ́ ọjọ́ bàjẹ́ fún ọlá ìlàí. Sọ́lá ti bá ti ń bá wọn tẹ́lẹ̀ ààrẹ. Ìjọ́ bá fún ọlá ìfàájú ma, ọ̀pọ̀ ìfàájú ma. ربنا ما تلات الحالية حالية Káàbọ̀ láti dòkó. Orí àwọn àpá àwọn àdíkùn sàdúrà. Àwọn ọ̀dàjọ́ kọrú. Àbẹ́nàbí, àbẹ́nàbí, àbẹ́nàbí.